والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه بعد adúpẹ́ fún allah subhanahu wa ta'ala atọrọ àlékún ìkẹ́ àti ìgẹ́ fún annabi wa muhammad sallallahu alaihi wa alihi wa sallam hadith tí ya múlé ní inṣáàlá o náà ni hadith wa bi dhabrin radiyallahu anhu qala qala rasulullahi sallallahu alaihi wa sallam idha qama ahadukum fi fi sala fala yamsahu al-asr فإن الرحمة تواجهه رواه الخمسة بإسناد صحيح وزاد أحمد واحدة أو داع وفي الصحيح عن معيكب أو عن معيكب نحوه بغير تعليل. So أقول في حديث حديث أبي ذر رضي الله عنه مما اختلف في صحته. Nínú àwọn ìtọ́jú pé ọ̀rọ̀ wà lórí rínrinlẹ̀ àdìsí nínú àbí àyẹ̀nilẹ̀ rẹ̀. Náà látara bẹ́ẹ̀ nǹkan yóò dá kí a mú bí a lè padà sí ibẹ̀ létà inṣáàlá bọ̀ ìtumọ̀ hadith yẹn gangan ni pé anabi sallallahu alaihi wasallam sọ pé tí ìkọ̀kan ní bá ṣe kíni tó bá dúró fún kínáǹgbè tí ẹ bá ń kírun kí ẹ má fi ọwọ́ gbọn iyẹ̀pẹ̀ kúrò ní ojú èèyàn bí èèyàn forí kalẹ̀ èèyàn wá lọ sí èèyàn wá dìde sókè so kí ẹ má fi ọwọ́ gbọn ìkàtí àdìkì ẹ̀ sọ ní but almuhim ẹ̀ mú ìmí inṣáàlá ana aisha radiyallahu anha qalat سألت رسول الله صلى الله عليه وسلم عن الالتفات في السلام فقال هو اختلاس يختلسه الشيطان من صلاة العبد رواه البخاري látọ̀dẹ̀ yàwó Aisha radiyallahu anha wá ní àwọn béèrè lọ́wọ́ Ànábì sallallahu alaihi wasallam nípa kí ẹ máa wù káàkiri lórí aliltifat kí ẹ máa wọ̀ tún kí ẹ máa wọ̀ sí Ànábì wá ń sọ fún ẹ pé huwa ikhtilasun yakhtalisuhu ash-shaytanu min salati al-abd kí náà pé ikhtilasun ni bí kí ẹ máa kí ẹ máa fi kí ẹ máa yọ kí ẹ máa mú nǹkan kí ẹ máa yọ yọ yọ so ṣe ìtọ́ọ̀nù wọ́n ń yọ nínú ládá tó yẹ kí ẹ níbi irun ìtumọ̀ ẹ̀ ni wípé èèyàn kírun lọ́wọ́ èèyàn ń wọ ẹ̀gbẹ́ èèyàn ń wò káàkiri ṣe báyìí àbí ṣe ní ìtàlẹ́ nínú hadith ẹ̀mí wípé karahatu liltifat isola illa min haja ó ní pé makruhu ni kò yẹ kí ẹ máa wọ ẹ̀gbẹ́ lórí irun àyàfi tí hajjá bá wà hajjá bóyá àṣàlàyé tẹ́lẹ̀ ìdí kan pàtàkì wà tó lágbára tó lè gba kó fẹ́ ká wú ẹ̀gbẹ́ pé kí ló ṣẹlẹ̀ òkè kí yes ìwọ̀n yìí ò ní bàjẹ́ but ṣètọ́n ti fẹ́ jìkan títí ó ní wọ́n padà sẹ́kù kankan ní ládá fún ẹni ibi ìrìnàmá inú ẹni pé fa nǹkan náà sámà hajjá àkọ́fin wàtàrọ́kù bí adún lámbìkọ́ tẹ́kí bí a hajjá wà ní bí a fi kí bí a ìbẹ̀rù èyàn ń bẹ̀rù pé sí pé kí ní kàfẹ́ wọlé láti bí ẹnu ọ̀nà ń bì èyàn wá wẹ̀gbẹ́ àbí èyàn retí ọ̀tá bóyá ọ̀tá kan fẹ́ràn àtàkì yẹn èyàn wá ń wò pé è sí ìpẹ́ ni ti dé sí ìgbó ti dé sí ìgbó ti dé so lè mọ́ rọwọ́ Abu Dawud ansahal ansahal bin alhandala aw bin alhandali yaqal yìí tó nǹkan tí Imam Abu Dawud tí wọ́n ra ti àríṣà tọ̀dọ̀ Sahal bin al-Handaliya wípé ugbùgbà bí salati subhi faja'ala Rasulullahi sallallahu alaihi wasallam yusalli wa huwa yaltabitu wa huwa yaltabitu ila ash-sha'b ila ash-shi'bi wa kana qad arsala farisan min al-layli yahrisu anya nabi sallallahu alaihi wasallam wọ́n kiun wọ́n sì ṣe kíni wegbe ó ṣe kíni wọ́n wegbe hmm وكان قد أرسل فارسا من الليل يهرس because wọ́n ti already rán ibi tí wọ́n rí tí ọ̀tá ni wọ́n ti wá rán ẹnìkan tó jẹ́ tó bẹ̀ sí gbogbo kó lọ ó lọ máa wò kí ló ń ṣẹlẹ̀ kí ló ń ṣẹlẹ̀ bọ̀ àwọn náà ń wò around káàkiri so tí mo ní ni then kò sí problem kí èèyàn ṣe kí ni kí èèyàn wo ẹ̀gbẹ́ lórí ìrun wọ́n nílò ẹni kàrọ́ hàtò ìtìfà ìdàkánà bí wọ́n ti wà láwọn ẹ̀rọ kìfà kọ̀ إن استدار المصلي بجملته فاستدبر القبلة هرما وبطلت صلاته ọ̀rọ̀ ìtìfáàsì tàà ń sọ ẹ òun náà ni orí àti ọrùn ipò èèyàn yí orí nílẹ̀ yí ọrùn rẹ̀ bọ̀ tí èèyàn bá yí tẹ́yẹnyẹ́ kò níbi àsàlá èèyàn tọ́nù tẹ́yẹnyẹ́ débi pé èèyàn padà wá kọ èèyàn padà kó ń kíbla tẹ́yẹnyẹ́ ìhun yẹn ti bàjẹ́ automatically báyìí wọ́n ní ọmọ ibn abdul bawul wáyé pé jumhurul fuqaha ala anna al-iltifat al-yasir la yabtulu as-salat aw la yubtilu as-salat ọ̀pọ̀rọ̀ nù àwọn àfáwà lórí pé kíyàn ṣe kí ìtìdáàrù al-iltifat kíyàn kan ọ̀rà tọ́n díẹ̀ pé kò bá ẹ̀rùn jẹ́ nínú ẹni pé sababul karaha annahu naqsun fi as-salat adhhab al والإقبال على الله تعالى وسبب الإعراض عن الله تعالى وعن الكبلة التي أمر المصلي أن يتوجه إليها ويسمد نحوها كل صلاته ìdí ni wípé ẹni ẹ̀ńkọ́ ó ti tọ́nù kó níbi kíblà kí ní ẹ̀dẹ̀ ti gbẹ́kùn ṣe òun kọ́ níbi sọ́láàkùn ó ti kó ó ti gún níwájú Allah subhanahu wa ó sì ti kọjú sí ìtàlẹ̀ ó ti kọjú sí bòmí entirely bí kó ti kó lórí ẹ̀rùn tẹ́yẹn láti ti wá turn away from the qibla tamama nínú ẹni pé wal-iltifātu min kaydi ash-shaytan fa innahu sarqatun min salati al-'abd ahadathat bis-salati naqsa fi qīmatiha 'inda Allāhi ta'ālā irú nǹkan tó irú tó wá ṣẹlẹ̀ ní tó wá ní irú o ní pé kí ṣètọ́nù mọ̀ jí lára àwọn ẹni nínú àkà kí ó yẹ káṣà yanjú kí nígbà kí láwọn kan tó lè máa fà á kí ẹ máa tán káàkiri nínú ẹni kí lọ sí ilé nínú àkà tó lè máa fà á kí ẹ máa tán káàkiri lórí ẹni wọn ni pé kọ́kàn yẹn má ṣe kí ni kó mọ̀ sí níbi sọ́lá kí ẹ máa kí ẹ máa kírun pẹ̀lú ara kí ẹ máa kírun pẹ̀lú ọkàn so tẹ́ni tí bá ṣẹlẹ̀ báyìí yóò ṣàdúrà ẹgbẹ́ ẹni ṣẹlẹ̀ báyìí yóò ṣàdúrà ẹgbẹ́ ẹni ṣàdúrà tó kò tó kò yẹ kó rí bẹ́ẹ̀ kì í ṣe kìí ṣe pé kinní kan ló lágbára tó bẹ́ẹ̀ pé kó lè bẹ́ẹ̀ ní lọ àbó lè gbé wúdé kò sí so kí ni yóò máa wò tó káàkiri lóru ìyẹn gbọ́dọ̀ pay attention sí téèyàn sí ọkàn yẹn wà níbi ìrún téèyàn kí hmm? so à ń bi Allah subhanahu wa ta'ala kó bùn wá ní kòṣù rẹ níbi sọlá ó dẹ̀ gbé wa jìnnà sí kéèdù ṣe ìtọ́n níbi àwọn kéèdì tí wọ́n fi ń kó àwọn ládàá yẹn lọ lórí ìrún náà لأن للعنوان جاء في الرواية الأخرى التحذير من الالتفات في الصلاة وبينت أنه هلك وأي شيء أعظم من هلكة تصيب الإنسان في دينه وفي أعظم شعيرة يؤديها وقد جاء في الدعاء المأثور اللهم لا تجعل مصيبتنا في ديننا so nínú ẹ̀ ni pé wọ́n sọ wá kò níbi ìmọ̀ bùkátà kí níbi irun ah, wọ́n dẹ̀ jẹ́ yíwa pé in tó lè ṣèyàn lófò ní tó lè ṣe ọ̀rìn lófò ní o so àdúrà dẹ̀ tí wá pé ká máa ṣe kí ni o ká máa tọrọ ká máa ṣe ká máa ṣàdúrà kó níbi nǹkan tí yóò kó mú sí bàbá wa níbi ẹ̀sìn wa a lọ́nà ní àdìsí rà pé kí ẹ máa ṣẹ̀dọ̀ wá pé Allahumma la taj'al musibatana fi din Ọlọ́run fi musiba wa má fi wa síbi ẹ̀sìn wa Ọlọ́run jẹ́ ní salamatu din jẹ́ jẹ́ ká lè mójútó ẹ̀sìn ọlọ́run mọ́ fi mùsíbà wa síbi ẹ̀sìn wa nínú ẹni pé sábàbù hamlil ulama alhadith ala al-karaha annahu la yabdu butlana ìdí tí a bá fi ní pé mọ̀kúrú ni pé inú ẹ̀ kò tí kèkí ń ṣèkà ó bà wọn aslan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ wa innama huwa naqsun fiha yẹ kà máa dín ìmọ̀ kọ́ àbùkù àti àdínkù bá ìrun ni débi pé èèyàn ó padà kírun irun yóò ti padà wá bù jẹ tẹ́yẹ́yẹ́ onípadà wá àṣẹ onígbàdà wá kù mọ́ àyàfi nǹkan bíi náà nínú ètò ni pé ajma al-ulama ala karahati al-iltibati fi salat ẹnu àwọn àfáà kò lórí pé mọ̀kú kí ẹ ṣe kí ni kí ẹ máa tọ́n kí ẹ máa wò káàkiri lóbìnrin ìyàwó ẹ̀gbẹ́ ìyàwó ẹ̀gbẹ́ ìyàwó báyìí ìyàwó báyìí èèyàn ń wò káàkiri èèyàn ń ara pé kí èèyàn máa ṣe kíni o kí èèyàn máa ṣe bẹ́ẹ̀ so because another wájú tó ní pé ní tó bá mú láàyàn tí ẹ̀ bá ń ṣe pẹ̀lú jẹ́ tó serious lára àyàn gan èyí ó pay attention gẹ́sí rẹ̀ ní tó káyàn lára gan pé ah, ah, kíní ìbá ah, kíní ìbá kíní ìbá kò sí èyí ó pay serious attention sí so eré ò jẹ́ kí ẹ̀ mọ́ fúrakà sí ìrùn yìí gan ṣé ó sì mú láyàyàn láyè Allahu musta'an náà hadith tó kàn ní pé وعن انس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه إذا كان أحدكم في الصلاة فإنه يناجي ربه فلا يبصقن بين يديه ولا عن يمينه ولكن عن شماله تحت قدمه متفق عليه وفي رواية أو تحت قدمه إن شاء الله تعالى نكتب من هذا الحديث إن شاء الله ونواصل من هذا الحديث غدا أو فيما بعد وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك وأشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته